tí wọ́n sì bá ànájẹ́ wọn bò ní jẹ́ fáwa kọ́lọ̀ mọ́já ní ọgbò ní jẹ́ bọ̀lá jẹ́ fáwọn tí ń bọ̀ lẹ́yìn àmín bàbá Adam Abdullahi Al-Alori ẹni tí àdúrà tọ́ sí lọ́pọ̀lọpọ̀ ọgbà ní wọ́n àwọn bàbá wa ìmáàmù ìmáàmù ní agége ń bí ìmáàmù Abdulgani àti bàbá wa ìmáàmù wa tàná bàbá bàbá wa ẹni ọwọ́ ẹni ọlá aláàjì wa gàrù àwọn tí wọ́n lo àdúgbò yìí pẹ̀lú bàbá wa sí Hassan Abdullah Al-Alori àwọn a máa jẹ́nẹ́sì fún wọn wọ́n a sì máa mú wá sí gbogbo bíbà yìí pẹ̀lú wípé láti jẹ́ iṣẹ́ Ọlọ́run ẹwà awoye ẹgbẹ̀lẹ́gbẹ̀ àyìyàn tí ó tara bàbá aṣẹ́ adam kéhù sórí rẹ̀ àtàwọn àfánláńlá mìíràn àtàdàkọ̀ gbogbo àwọn àyíma tó ti lo bíbà yìí ìmáàmù ìmáàmù rátìbí rátìbí àtàdúwà fún wọn kọ́lọ̀mbà ọkẹ́ wọn àwọn tó ṣe tafsiri nílùú Agége tẹ́nìkan bá gbẹ ẹnìkan tó gbà àtàdúwà fún wọn kọ́lọ̀mbà ọkẹ́ wọn àwọn oníwàásí àwọn adáwìrì dílẹ̀ àwọn alẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n dá ẹgbẹ́ ẹ̀sìn nílẹ̀ ansaru islam ni ansaru dini ni ahmadiyya ni nawaru dini ni tó fi wá dórí àwọn tó sẹ́sẹ̀ tún dé sí ní penspati ní kọ̀rí ìbò ni gbogbo àwọn alẹ́gbẹ́lẹ́gbẹ́ àdínì ni àṣàdúwà fún wọn àtàwọn tó ti lọ àtàwọn tó kú lẹ̀ èyí tá papọ̀ jọ ṣe bàmbá ń Abdul Wahab lòun láwọ̀kọ́ ti síwájú náà bí gbólóhùn mélòó kan tàtọ́ wá sọ ẹnu ọ̀rọ̀ sókí tàtọ́ wá tún fàdó àlè kẹwàá yọ̀dá wa torí iṣẹ́ tí a nílé ní gẹ́gẹ́ ti mọ̀ ọ̀pọ̀ díẹ̀ kọlọ̀wọ́ lánàbí ta bá wínà kó mú ládà rẹ̀ bá bàbá Abdul Wahabi wà ń bẹ́ẹ̀ fàndà Muhammad lẹ́yìn àsàlátù la ilaha illallah wà ń bẹ́ tí èèyàn gbọdọ̀ mọ́sí tí bá jẹ́ mùsùlùmí òdodo bọ́n bá sí wí lẹ́ẹ̀kan náà ní jẹ́ tòkú ní sí jẹ́ tara rẹ̀ mẹ́yàn bá ti sàyè wí ọyọ̀ tara rẹ̀ lẹ́m̀bẹ̀ náà ni لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله أستغفر الله أستغفر الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله جماعة مسلمين ẹjá dárò ara wa kalẹ̀ ká tó kú nítorí pé bá ti wọ̀ dọ́gbọ́n tó bá ti òkà sáré tó yọ́jẹ́ àjọ́ kan náà ni kọ̀sọ́gbọ́n tàà lè rí dá tàwà ní lọ bí àwọn ni àná lọ tọ́bá jẹ́bẹ̀ irú dìde tí ẹdìdé ń gbàmódé òun àpọ́nlé ọlọ́run lẹ́fi ṣe àwọn àgbàlagbà arúgbó bẹ́m̀bì ẹni tó jẹ́ 90 tó jẹ́ 80 70 something bẹ́m̀bì ẹwà dìde fún àwọn ọmọ ogún ọdún ọmọ ọdún mẹ́ẹ̀dógún ah, ẹ̀rọ ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam agbọ́ lẹ́nu sí Adam ni níjọ́ kata lọ lọrin lágbàjì ní táwọn àgbàlagbà àfá pọ̀ pàlùkú wá ń dìde gbèrè ìmọ̀sọ̀rọ̀ wà sí jọ náà àtúnjá náà sí bàbá ní á ah, tẹ́ bá dìde fún àwọn níbọ̀ bá sì wọlé à

wọ́n wá kó òun sọlá kó tètè wábi tó bá wù ú gbé nínú ilé náà nígbàtí gbogbo yí máa ń dààmú dààmú ẹjẹ́ àdàmú torí ọlọ́run ọdàmú Muhammad àmá àfá MC tó ní ẹdìdé ọlọ́run alékún àlùbáríkà fóun náà ó fi pọ́n wálé ni ẹwàájá dìde fọ́lọ́run nìsìn ọlọ́run la dìde fún ó ju gbogbo wa lọ kò sẹ́ni tí ó pé bákan tòun lọ́dọ̀ ọlọ́run àbẹ́ni bá lágídí tó náà pẹ̀lú ṣètáàni dọmọ ẹ̀yà àáwí orin orí ẹ̀mẹ́ta tí sì gìfàárùn àfirántí bàbá wa Abdul Wahab Muhammad Awwal mọ́ gbọ́ pé bàbá náà ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n púpọ̀ ìgbàdémínà tó wádé ìmọ̀ wá bá bẹ́ẹ̀ ọlọ́run pé mọ̀ wọ́n lójú wọ́n lè mọ̀ mí àmọ́ gbogbo ọmọ wọn lékè wa ni wọ́n kó wọn sí a sì á gbọ́ wípé wọ́n ní wọ́n sàsọ́lẹ̀ pé táwọn bá ti rí báyìí káwọn ọ sọ fún mi ìṣìgbọ́ ẹlákùnjọ́ kíjọ́ tí ẹnìkan bá ti ṣèwọ̀ sí ìyàkalẹ̀ Tàímà ti ń bá kú o báyìí báyìí ni ẹ́ ti jí ó ń tọ̀ wọn gbọ́kalẹ̀ kó lè bá múra. Bọ́lọ̀mbá wọn bọ́lọ̀mbá ní kí ọba wọn náà láyé. Èyí tá wà ń bẹ̀ lónìí òru àníláwà tó tún ti lọ rí dẹ́sìn tí bàbá wa kan náà papòdà bẹ́ẹ̀. Àti bàbá wa Abdul Wahabi yìí àti bàbá wa ti lọ rí náà tí wọ́n lọ nì. Ṣé kárí gbogbo òkú ti àti tèmi náà tá ń lọ bá wọn gbọ̀ bá yá ọlọ́mbà wa kẹ gbogbo wọn. Èyí tó bá wà nú ìyà lọ́wọ́lọ́wọ́ bá dáyà dúró fún ìdọ́wà náà kẹjẹ́kẹ́ náà máa lékún ẹ̀yà wí dáadáa kí ti náà lè dáa Astaghfirullah Astaghfirullah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله أستغفر الله أستغفر الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله Gbogbo àníká ti ṣí ìfikáànú àwọn òkú ọ̀run, eh, àkókò mọ̀ bí wọ́n wà. Náà ni wákàkátà máa ń dá kálùkù ọmọ rántí bàbẹ́ rántí ìyẹ́ rántí ọkọ rántí ìyàwó rántí ọmọ ẹ̀. rántí alájọsí pé ah mi tí wọ́n lọ ilẹ̀ yìí náà ni lílọ́ta ń lọ táa ń bọ̀ à ń tẹ̀ wọ́n ni ìjọ kan wó na ti àwa náà mọ́nulẹ̀ náà àwọn tí kú ti múré kọjá wọ́n jìnà a ò lè rí wọn máa

ẹni wọ́n bẹ̀ kò tún jáde má gbogbo apátálá ó padà lọ bóṣòrí tàbí bóṣọ́lá gbogbo apátálá ó padà lọ bóṣòrí àbí bóṣọ́lá tájú ilé tí wá gbé wá sí ẹni wọ́n bẹ̀rẹ̀ fún jáde mọ́ gbogbo apátálà ọ̀pàdà lọ́nù bóṣò ní àti bóṣọ́lá gbogbo ọ̀pàdà lọ́ bóṣò ní àbí bóṣọ́lá níwàtá bá dọ́run lábàbà ni ẹlòmí ẹni bí lákàásí nígbàtá bá dọ́rọ̀ lábàbà pẹ́ ní ire ni òun ni ó jẹ́ kémi àti wọ́n lè ṣe fàárí ń kí wákàtí pé ń ṣe gbá ń sàwò ọkọ̀kọ́lọ̀wọ̀n yọrù sí kọgbà ẹlòmíì kò ní wọná kò sì ní wà lìjẹ́nà àárín iná àtàlìjẹ́nà ni ọwọ́ jẹ atẹ́gùn díẹ̀ atúngbàtẹ́gùn àlìjẹ́nà díẹ̀ ìwà rẹ̀ lálìjẹ́nà ìwà rẹ̀ sánú àwọn òkú wa. ọlá لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله الصلاة وسلام على خير خلق الله الصلاة وسلام على خير خلق الله آية الكرسي إن نزلنا وقل هو الله قد fàbàràbàlẹ̀ sí dára gbogbo òkú wa mọ̀kú ìsìlámù pátá láfi ránṣẹ́ sí ẹni tó làjọ náà tó kájọ náà ni bàbá wa Abdul Wahabi yìí albarka rẹ̀ ló fi kan àwọn òkú yòókù kọ́lọ̀wọ́n wá wọ́lá àtàwọn yòókù náà kọ́ kẹ́ bàbá wa Abdul Wahabi bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤذوه ولا به العليم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربه من كل أمر سلام هي حتى مثل الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ẹjá sí fàtíà fún ara àmìbẹ̀láyé ni gbogbo ẹni bá gbẹ́nu wa nísìn alóhun kàwé alóhun kéwú alóhun ọlọ́pọlọ lòun sàyẹ́ntìsì lòun sọmọ jẹ́ òsèlẹ̀ lọ́la sí òun ọ̀sẹ̀ni ọmọ àtẹndọ́mọ nǹkan yẹ̀wò àtẹni ọwọ́ ẹjú àtẹni ó sì kí nìkan gbogbo wa náà dààmú la wà èyí tá a bá ṣe tá a ti tẹ́ jágbàlagbà àtàwátá ajọ́ ma kéèkèé lọ́kùnrin lóbìnrin ọlọ́mọ́sá sàánú wánú ayé ọlọ́mọ́fà ìdá wà láàmù alfàtíhà ti alhamdulillah rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قبل صلاة جكو اللهم صل على سيدنا محمد الفاتح لما أولك والخاتم لما سبق سبقنا الحق بالحق والهادي إلى صراط المستقيم وآله آله حق قدره ومقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين gbogbo ọlọ́run ولا باس ṣe ìdónà àfikí ọni àfisìn ọni gbogbo ẹni tí ìṣòro ń bẹ lára rẹ̀ nù alọ́mọ́sà mọ́sòro kò fún wa pàwọ́lá bá ti pọ̀ta dúó lọ́kùnrin lóbìnrin tá pàwọ́ ọlọ́nkún yìí mọ́sàbà gbòkún kẹ bàbá Abdul Wahabi gbogbo àwọn náà tàtún wá wà nínú ìdààmú àìlálàáfíà tó ọlọ́pàá alálàáfíà ẹ̀yà àfáàtà abáníkàlẹ̀ tẹ́ pọ́n wálé ọlọ́mọ́sà gbòkún yín o sàlékún dáadáa fún yín o ọ̀rọ̀ onígùn torí áyà méjì kékèké kan ó kéré lẹ́nu ni àmá kò sí tó kéré ní ni ó ní mo ní ẹmọ fẹ́ kẹ́ jẹ́ àjọ yẹ̀wò nínú pé pẹ̀lú gbésí ayé bàbá wa Abdul Wahabi wọ́n ní bàbá náà fẹ́ràn àdúrà púpọ̀ wọ́n ní kọ́dà wọ́n dá ẹgbẹ́ síbẹ̀ náà ni pé àwọn tí wọ́n dálẹ̀ tó bí méje ṣùgbọ́n tí ọwọ́ fi yọ ẹgbẹ́ pé kọ̀ọ̀kan náà yọ́bà wá yọ náà yọ́yọ lọ́kọ̀ kan náà ni yọ́kàn wá náà yọ́kàn lómìnà àtẹ́ntọ́fẹ́ lọ àtẹ́ntọ́fẹ́ lọ wọ́n lọ́wọ́ kù bàbá yìí àtẹnìkan ní sí báyìí bàbá náà lọ́wọ́ lọ yìí kí wọ́n jọ mọ́ kí àsàlátù fà nẹ́bì ti ṣàánú bàbá ọlọ́run jẹ́ apá bẹ́ẹ̀ kí pé àwọn ọ̀dẹ́gbẹ́lẹ̀ láyé ẹgbẹ́ táwọn adálẹ̀ ẹgbẹ́ àsàlátù ànẹ́bì ni ẹgbẹ́ ká máa sàsàlátù fún sí ọlọ́run ni wọ́n dálẹ̀ wọ́n tó wá ní torí ń gbà tí wọ́n ní kí ń sáwà kí ń sá ẹ̀dàkùn ẹjá mọ́rú bàbá tẹ́ ní àwá kálọ̀ mọ́rú bàbá ọ̀hún àwọn òtọ́ àwọn àgbàlagbà fáà o àmọ́ ti jẹ́ àmọ̀ pé táàbà lọ bì kan ká mọ bí àbà lọ nítorí pé ẹ̀yin olówó náà ẹ̀ lè ná owó yín nínàkúnà ẹ̀kọ̀kọ́ wo ló ẹ̀fì lẹ́rin náà 1 million ọ̀dí ẹ̀mọ́ tó wù ní ṣe owó tàà tí wàhálà ká tó rí ilẹ̀ lókùlówó náà ẹ̀ lè ná owó yín nínàkúnà àwọn àbá àwọn olówó tí wà lọ́kàn mi lápàájẹ́ ìgbé wọn ẹ̀hẹ́n káwà bá yín sẹ́gbẹ́ yìí bàbá olówó tẹ́ jẹ́ gbajúmọ̀ yìí ẹ̀fún wa ní wá 1 million bẹ̀rún ẹ̀kọ̀kọ́ wo ló ẹ̀fì lẹ́rin náà 1 million ọ̀dí ẹ̀mọ́ tó wù ní ṣe owó tàà tí wàhálà ká tó rí ilẹ̀ lókùlówó náà ẹ̀ lè ná owó yín nínàkúnà àwọn àbá àwọn olówó tí wọ́n wà lọ́ọ̀kan mi ẹ̀dàpàjẹ́ ìlú wọn ẹ̀hẹ́n káwà bá yín sí pé ẹ̀yin bàbá olówó tẹ́ jẹ́ gbajúmọ̀ yìí ẹ fún wa ní wá wá mílíọ̀n bẹ̀rún ẹ̀kọ̀kọ́ wolú ẹ̀fì na wá mílíọ̀n ọ̀dí ẹ̀mọ́ tó wù ní ṣe owó tàà tí wàhálà ká tó rí rẹ̀ lókùlówó náà ẹ̀ lè ná owó yín nínàkúnà àwọn àbá àwọn olówó tí wọ́n wà lọ́ọ̀kan mi ẹ̀dàpàjẹ́ ìlú wọn ẹ̀hẹ́n káwà bá yín sí pé ẹ̀fún a ní wá wá mílíọ̀n bẹ̀rún ẹ̀kọ̀kọ́ wolú ẹ̀fì lẹ́rin na wá mílíọ̀n ọ̀dí ẹ̀mọ́ tó wí ni ṣe owó tàà ṣe wà lága tó rí lẹ́lọ́kùlówó náà ẹ̀ lè ná owó yín nínàkúnà àwọn àbá àwọn olówó tí wọ́n wà lọ́kàn mi lápàájẹ́ ìgbò wọn ẹ̀hẹ́n káwà bá yẹ́ sí pé ẹ̀yin bàbá olówó tẹ́ jẹ́ gbajúmọ̀ yìí ẹ̀fún wa ní wá wá mílíọ̀n bẹ̀rún ẹ̀kọ̀kọ́ wolú ẹ̀fì na wá mílíọ̀n ọ̀dí ẹ̀mọ́ tó wí ni wà sí wa kẹfì mọ̀ yìí bí bàbá ìṣe rí ẹni tí bá máa ń sàṣà látù tẹ́lẹ̀ kó tún múra sí èyí tẹ́sì jọmọ bàbá lọ́kùnrin lóbìnrin gbogbo nǹkan là jogún ìjogún àsàlátù lára bàbá yìí ọdọ̀rọ̀ yẹn fún yín o àsàlátù ló gbé àwọn ẹni ọlọ́run jòkó ìjogún ẹ̀sìn ìjogún bẹ̀rù ọlọ́run ìjogún ma nífẹ́ àwọn ẹni ọlọ́run èyí tí ọba ti máa sí lọ́un nínú ìtẹ́lẹ̀ kọ́ máa sí lọ́un déédéé a'udhu billahi minash shaitanir rajim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتتمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تتمئن القلوب الذين آمنوا وعملوا الصلاة طوبى لهم وحسن مآب الذين آمنوا وتجمعن قلوبهم بذكر الله Ọlọ́run ní àwọn tí bá dákò èmi Ọlọ́run, ọkàn wọn gbọ́dọ̀ máa balẹ̀ ní, ẹni tí bá dákò Ọlọ́run ọkàn rẹ̀ ó balẹ̀ nítorí kí ni alẹ́ kò ṣe ní rí bẹ́ẹ̀ bìzíkìrì lẹ́yìn tẹ́tìmọ̀ ìlòlòkò olóòbò ìdákọ̀ ọlọ́run ìfini lọ́kànbalẹ̀ ní béèyàn bá wówó tí ò rí kọpàdà sọ́dọ̀ ọlọ́run tó lówó yóò jọ ní lójú pé àwọn àbáṣẹ́ ọ̀dọ̀ ọlọ́run sáà wá sí ń bẹ̀ ni ó kù nǹkankan nǹkankan ló tí ò jí ó sì dédé ara wọn sẹ́ǹkú mẹ́jẹ̀ mú ń bẹ láàrin àwọn ẹgbẹ́ àgbà ìtẹ́gí ayé mọ́jẹ̀mú ni wọ́n dá fúnra wọn tó gùn bí jẹ́ lọ́dọ̀ wọn àwọn aláwo wọ́n ní mọ́jẹ̀mú péyàn bá ti ti dá mọ́jẹ̀mú ń kọjá yọ́ lálàáfíà láàrin wọn àwọn ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó wọ́n ní mọ́jẹ̀mú péyàn bá dá mọ́jẹ̀mú wọn kọjá kàá gbádùn right left right tó bá gbé right síbi left ìbọn láfún ọ ó ti wà lófin bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ló wà lófin bẹ́ẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn tí sáyé àwọn olóṣèlú ìpé ń tàbá ti pé no no ní kọ́ máa jẹ́ ń tàbá ti pé yes yes ní kọ́ máa jẹ́ èyí ní fa tí ó fi dàbí ẹpàdù ọgbà gbẹ́ tí bá sí láàrin àìlẹ̀lá òjú ṣe sí kìrì tó wá ní òun àkálọ́dọ̀ ọlọ́run orí ọdá mẹ́jẹ̀mú ẹ̀rù bọ́ọ̀ bá dá mẹ́jẹ̀mú láàrin àìlẹ̀lá òru Bọ́n bá jẹ́ orílẹ̀ kaná yóò sì máa ṣe. Àlàábí zikiri ńlá ìtàtì máa inú líkúlù. Ànàbí náà mẹ́nu àtàtì máa inú kúlùbù bí zikiri ńlá. Àlàábí zikiri ńlá ìtàtì máa inú kúlùbù. Bàbá wa Azínú, Adégbìn Rónù. الذين آمنوا الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله وتطمئن قلوبهم بذكر الله بذكر الله تطمئن القلوب ألا بذكر الله تطمئن القلوب tẹ́ẹ̀tí wo wájú ọlọ́run báyìí tẹ́ẹ̀tí bá 50 years ẹmà <laughs> tàn rẹ̀ lókù ẹ̀tí wo wájú ọlọ́run dá 100 ní ságbékalẹ̀ ẹni ọlọ́run bá ní ó tó bẹ̀ sáwájú wá dé 50 ọmọ pọ́ ń dá fílìmù yókù gẹ̀rẹ̀rẹ̀ lókù pọ̀ bá ní tàn rẹ̀ àtẹ̀yìn ya ẹni ọlọ́run ní ó di 60 70 80 tó tó ń gẹ fìlà sí ṣe báyẹ̀ ọlọ́run sì yọ̀dá fún ni èé ṣe láì fi máa gẹ̀ẹ́ lọ àmọ́ máa rántí ọlọ́run ká máa rántí ọlọ́run nítorí ọlọ́run ò gbé ayé kalẹ̀ fẹ́nìkan ìrántí ọlọ́run lọ pàtàkì jùlọ ìrántí ọlọ́run lórí bó ti fẹ́ ìrántí ọlọ́run lórí tó lòun ọ̀fẹ́ ká máa rántí ọlọ́run ní gbogbo condition sábá wà tẹ́tìmà inú ìkòlò àzíkìrí táa ń wí amárò pé tẹ́sùbá nìkan ni o pẹ́mọ́sílá ilaha illallah Muhammadu Rasulullah àzíkìrí ni a máa kẹ́ dájòkó bẹ́ẹ̀ ti dájòkó ń gáwá pé ǹjẹ́ mo ti ìṣeré sílé ìyá mi báyìí ah, ọlọ́run ló sì ṣe yí ìjọmọ̀ mi àbọ́mọ ọmọ mi àbọ́mọ ẹ̀gbọ́n mi àbọ́mọ àbúrò mi léèdó jẹ́ pé wọ́n bá ro aburú tí wọ́n ṣe fún ò ní sóre fún wọn ọwà àròtọ́ lọ́hun ò ní ròtí wọn a gbọ́ pé bàbá yà máa ṣe dáadáa púpọ̀ síbẹ̀ ni jẹ́mà bẹ́ẹ̀ kọ́ <laughs> zikiri tàwí zikiri láì tàwí ẹlòmí òpé tẹ̀sùbá rí fún wọn ní alọ́gbọ́ orílẹ̀ yíò kọ́ ìsìnbẹ̀nú ẹ̀kọ̀tà ìsinú ẹ̀ zikiru láì ní àmà gbọ́ọ̀yà àrírí jẹ́ mọ́jọ́ kan àmà sùn àrí jí mọ́jọ́ kan wọ́n ma ma pín lẹ́pín ilẹ̀ pín mọ́tò ilẹ̀ ìmí tí ní rí kankan ṣe sí Ala bi dhikrillahi tatma'innul qulub. Alladhina Ẹlòmí láyà burú bí a bá fọlọ́m̀bẹ́ kò ní jà afọlọ́m̀bẹ́ yóò tún bínú afànẹ́bìbẹ̀ yóò tún rọjú tó ní lọ́dọ̀ ọlọ́mọ́ ni wọ́n láàrín fọlọ́m̀bẹ́ oní òní tán ìyálé ìyàwó ìyálé tọ́lọ̀ ń fún lé ọkọ ọjọ́ amí tó jòkó ẹjá rántí ọlọ́run ká rántí jọkàn pàdé ọlọ́run. Alladina amanu. Ìwọ ìyàwó náà kọ́ tó délé ọkọ́ tó tẹ̀yà tọ́ tẹ̀yà lè rẹ mọ́lẹ̀. tọ́ ní kúnjọ kan ilẹ̀ tí wọ́n gbé ilẹ̀ kótókótó tí gbé ọ gbogbo ọmọ pàdé rẹ Ìrántí ọlọ́run bá wà ní ìjọba, ẹ̀yin ẹ̀yin gọ́fúnà, chairman, sàbíkáwà ní tó débẹ̀ débẹ̀ bí bá tẹ́ ń gbé nǹkan wa lọ lókèrè tẹ́jọ́ máa lè Nàìjíríà tẹ́ yóò tún lù bàbá ń ṣe ẹ̀rẹ́ tí péjọ kan lẹ́ Ọlọ́run Alladina amanu wa amilu salihat tuba lahum wa bá ẹ̀jà báyìí ó sí bá nẹ́bì sọ́gá wa nẹ́bì tá ń kọ́ sí tó bó ti ṣe tí ẹnu pé èyàn bá bá mi jà wọ́n jẹ́wọ́ sí ọ̀bẹ̀ kárí ní ṣe káàkiri sí ọ̀kárí ní pààyàn jẹ ni sí bá wọn tán ayé ṣe ní gbogbo alọ́jọ́ bá wí alladhina amanu wa amilu solihat ẹni bá máa kóhun di mùsùlùmí òdodo tó di bọ́ọ̀nù again kọ́ máa ṣiṣẹ́ rẹ̀ kó tún lé bàbá rẹ̀ sí ó tún àdúgbò ṣe wọ́n bá ti dá fọ́ tó bóògùn ló ní ní fi tọ́yé ṣe bóò lọ bá ní ní fi tọ́yé ṣe

àríwọ́n níjọ́ kan pé ọkùnrin kan ọjẹ́lẹ́kọ̀ọ́ obìnrin kan náà jẹ́lẹ́kọ̀ọ́ ọkùnrin tó wá jẹ́lẹ́kọ̀ọ́ òun bá bàbá kan pàdé orí ìrìn àjò wọ́n tráfù àwọn adébí tí wọ́n ti wọkọ̀ wọn ọ̀bọ́kọ̀ mọ́ láyé wọn àná ọkọ̀ tán gáràjì kò ọmọ Sàmárì wọn bí bàbá yí pé bàbá ta ní ó gbéra wọn bàbá wá wò pé bí mo dàgbàdé ìwọ ọmọ yìí tún bí ní pé ta ní ó gbé sẹ́mi ní wàá gbé ọ̀nà àbíwọ̀ ló gbé mi sẹ́mi mo dàgbàdé kí n tún máa rúrú rẹ jẹ́ bá jẹ́ ni wọ́n gbé ọ sì gbà kí n gbé ọ tí wọ́n náà sì lè gbé mi mo ló gbé ń kó tó rẹ̀ ọ́ bàbá ò mèsì ẹ̀ ìbéèrè kan nù lé ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n tó ń lọ wọ́n lọ náà pàdé òkú kan tí wọ́n rù lọ ní ẹ̀tù rí bàbá ń jẹ́ oníhìn tí wọ́n sì wá rù àwa náà jọ kan nígbà wọ́n pàdé òkú tí wọ́n rù lọ ọmọkùnrin tó wá rí bàbá lérè pé bàbá ẹni tí wọ́n ń gbé lọ yìí ó ti kú ni àbáláyè ni àbá ní àdébò ah, orí pé wọ́n ń gbé lọ wọ́n ti dì wọ́n ti pé àbọ́ òré sì fi wọ́n tún wọ́n rìn wọ́n débì kan wọ́n bá oko tó kún oko tí ó ń tọ̀hún dáko ẹ̀gẹ́ mbẹ́mbẹ́ iṣu mbẹ́mbẹ́ ọ̀gẹ̀dẹ̀ mbẹ́mbẹ́ ọsàn mbẹ́mbẹ́ gbogbo ẹkọ́ ìwọ́n bí bàbá wọn pẹ́ bàbá ńgbà tààtún dé ọ̀nà ni àbọ́jẹ́kù tàbá ní gbogbo òbéèrè àtẹ́ríkòdì nígbò orí pé wọ́n tí ká oko ìgbogbo èso mẹ́mẹ́ fún ẹ̀ká pẹ́gbọ́n ti ká ní á ní wọ́n ti jẹ́ tó ẹ̀ká náà lọ́wà mẹ́ pàdàkẹ́ wọ́n tó ń lọ nígbà wọ́n délù náà bèèrè pé bàbá nítọ̀ ọdà kí ń dá torí bèèrè náà lọ bí mẹ́rìndínlógún ni àwa ní ọdà kò burú bàbá bàbá náà ló wọn ibi tẹ́mi ń lọ níbo ni wọ́n lọ ó ní òun lọ bí tọ́ ga oníbo ní òdí sí oníbi tó ga jù nù lúlò wọn òdí sí lọmọkùnrin wúwí àbá níbo lọ ga jù nù wọ́n wó táàmà bá kíní kátàkátà béèrè rẹ lọ kò sókè kan lẹ̀ yìí gbogbo ilẹ̀ agége yìí kò sókè mẹ́wàá bá rókè ó dàbẹ́kùtàkò tó rí òkè olúmọ àbókè ìbàdàn gbogbo agége yìí òkè kan táàmà pé à ń gùn àmìtẹ̀ àtógùn gbà tó ní àyíbo èsì wọ́n kàn ọkàn ìmì òun láàfi túmọ̀ àyà òun àtẹni rántí ọlọ́run àtẹni tí ń sagídí àtẹni tí wọ́n bẹ̀ tó lòun nígbà àti ìyàwó tí ń lọ ìyálé mọ́ ìyálé lọ́wọ́ torí kọ́kọ́ ń kìí sí ẹnu ẹ̀ ọlọ́wà ń bẹ̀ lónìí tálọ́mọ̀ tí ó wà ń bẹ̀ lọ́la bí wọ́n bá sì lólẹ̀ ọlọ́run a gbé ògo fún ọmọ ìyálé rẹ̀ tẹ́ ẹni tí máa ń lólẹ̀ lọ́wọ́ kó lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo atẹ́rùn yìí náà àbáwọn kan bẹ̀ ni àwọn ti lọ àwọn náà tún kú ń bẹ́ yóò tún káwọn míì kí èyàn máa rántí ọlọ́run ọlọ́run já sí dáadáa pẹ́ ẹ̀nà ni bàbá wa délé nígbà wọ́n túká pẹ̀lú ọmọ níbèrè àwọn adọ́dọ̀ ọmọ rẹ̀ kan tó náà lẹ́kọ̀ọ́ lọ́mọbìnrin wọ́n ń pè ní tàbàká wọ́n pọ̀ ọmọkùnrin tọ̀hún ní sánù bàbá wa délé ọ́nà ẹ̀káàbọ̀ bàbá ẹkùnrin àjò bàbá kílẹ̀ mú bá olóhun mú nǹkan bọ̀ òun pàdé ọmọkùnrin kan ní bèèrè kí àwọn ọmọ rẹ̀ bá pètì nígbàtá wọn bọ̀ ọmọ kan náà ọmọkùnrin náà béèrè wípé ta ni ó pèrà wọn ní òun àti ọmọkùnrin ọmọ kan náà ọmọ bàbá ní bàbá kílẹ̀ wí fún ẹnkùn ní tọ́bàká ó ní béèrè kí béèrè wọn orí kankan fún òun gọ̀ sí ni ah bàbá ẹ̀gbọ́n tó wí ni ó ní tó wí ni wípé tí èèyàn bá ti wà lórí ìrìn àjò àwọn ará jọun wọ́n a níta ní ó gbéra àwọn ìyẹn pé ta ní ọ̀kọ̀ọ̀kọ́ dọ́rọ̀ ọlẹ̀ tààfi ní mafílì ní ìrìn àjò ta fẹ́ rìn ọ̀rọ̀ rí ń bèèrè ta ní ó gbéra àwọn ta ní ọ̀dọ́rọ̀ ọlẹ̀ tí ọ̀kọ̀ọ̀kọ́ dọ́rọ̀ ọlẹ̀ ká máa sọ lọ tààfi ní mọ̀rin táàrin láti dé agégédé <laughs> oníbẹ̀rẹ̀ kejì ń kọ́ oníbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí kejì ni pé òkú tí wọ́n rù lọ yìí ó ti kú àbí ò bàbá láyé ni oní bàbá mi ẹ mọ̀túnmẹ́ ẹ̀ sọ kú kú ti bàbá Abdulwahabi ó kú ni àbókù <laughs> tó wá bí ọkọ́ níbẹ̀ nígbàtá wọn débi oko olóko yìí oko yìí ti kún tó ọjẹ́ sẹ́rin àbọ́jẹ́ kù ó ní bá mi kílẹ̀ wá wí bàbá ní òun sọ fún àgbà ah, tójú rẹ̀ ọ̀fọ́ iṣu mẹ́mbẹ́ ọ̀gẹ̀dẹ̀ mẹ́mbẹ́ ọ̀sẹ̀ mẹ́mbẹ́ àrí bàbá ẹ̀mọ́ tí mẹ́rin ni tí ń bèèrè ni pé olóko yìí jẹ gbèsè àbí ọ̀jẹ gbèsè tọ́bá yẹ́ pólóko jẹ gbèsè ó ti jẹ kú ẹ̀ tán bí ẹ bá ti ká jí ń bẹ lóko gbèsè ni wọ́n lọ ni wọ́n lọ fi san gbogbo ẹni bá gbélé ayé tó bá bá tèèyàn jẹ́ jẹ gbèsè gbogbo ẹni bá gbélé ayé tó da ọtọmọ ọlọ́mọ rú ó jẹ gbèsè àwọn ọmọ rẹ̀ ní òfèrí kò gbogbo ẹni bá dínà máa yàn pé kò ní ga tó ẹgbẹ́ nìkan ga lọ pé àfi kókúkókú tó ọba ṣe tó fi rí ṣe àfitọ̀ ọba fọmọ ayé lókù bí wọ́n ẹ̀sán ọmọ ké nígbà tí ẹ̀dá bá hùwà ibi ẹ̀san padà dé nígbà tí ẹ̀dá bá hùwà rẹ̀ lórí ọmọ ọmọ tàbórí ẹ̀bí kò ní gbé ń tàbágbìn ní òhù bá dọ̀lá ẹ̀hùwà rẹ̀ o a kì í gbà ló bọ́ ṣàkó àẹ̀fọ́ ẹ̀kọ́ wá rí. a kì í gbà ló bọ́ ṣàkó àẹ̀fọ́ ẹ̀kọ́ wá rí. ẹ̀sán máa ké ní bá ti ẹ̀dá bá ò wá bí. ẹ̀sán padà dé nígbà tí ẹ̀dá bá ò wá rí. lórí ọmọ ọmọ tàbórí ẹ̀rí kò ní gbé. Ìta bá bí ní ó bọ́ bàdọ̀lá ẹ̀wò wá rí, a kì í gbàlùbọ̀ sọ́kọ́ ẹ̀fọ́ ẹ̀wò wá rí. Kálùkọ́ yẹrẹ ẹ̀wò. Kì í gbàlùbọ̀ sọ́kọ́ ẹ̀fọ́ ẹ̀wò wá rí. Ẹjá pé bí tá lọ, ayé yí lópin, alkìámọ̀ lópin o. Alkìámọ̀ lópin, bá bá kí ogun alkùrárì tán fún yín, bẹ́ẹ̀ bá gbẹ́ni tí ó bá gbọ́ ọgbẹ́ni tí ò nígbọ̀ nígbà.

gbogbo gbogbo yóò ń tẹ̀lé mọ́sálásí lé ọlọ́run lọ́gàjù nígbàtí yóò sì lọ́lọ́tọ́ tó ma wà lọ́bá bá sánù ní mọ́sálásí nẹ́bá dọkọ ara wọn nítorí pé ọmọbìnrin yìí ọlẹ́kọ̀ọ́ náà bá fọkùnrin kan hàn alóhun ọ̀fẹ́ tí wọ́n bí yìí hàn alóhun ọ̀fẹ́ wọn ọ̀fá láìlẹ́kọ̀ọ́ ọmọkùnrin tọ̀hún náà òun ní ìníyàwó ẹlẹ́kọ̀ọ́ ni tí wọ́n bá fẹ́ nìkan hàn lóbìnrin á ní nígbà wọ́n pàdé ara wọn làwọn àfáà ni wọ́n wá fàkàṣánà tọ́bàkà àkótí ṣe dédé ìdí bàbá wa Abdulwahab àwọn ọmọ tí wọ́n bìrì ẹ̀yin ọmọ tọ́ bàbá yín dá o ẹ̀yin ẹbí bàbá yín dá wọ́n lẹ́wọ́n bàbá tó kọ́ mọ́sálásí àbẹ́ẹ̀kọ́ àbí mo sì ni tọ́ mọ́sálásí ẹ máa sin lọ́hun ni àbẹ́ pa mọ́sálásí ní ààyùn ẹdìdè ẹ mẹ́wùlẹ̀kúnlẹ̀ ẹ má fi wọ́n ni ọ̀pọ̀ kìí sẹ́yọ kan ah Allah ẹni ọlọ́mọ ni bàbá yìí o ṣe ọlọ́n járí dáadáa sí láyé títí kìí sí ń jọ tẹ́lómi ti dáyé ìkàlìrì ó bá ṣe tí mí kan bá gbé lọ́dọ̀ rẹ̀ kò ní ṣe tí ẹwọ ọ̀pọ̀lọpọ̀ ilé mi ilẹ̀ yóò ti parẹ́ ilé mi ìdáhoro kò séèyàn rí ń bẹ̀ ma àwọn tí wọ́n lo bẹ̀ ń jọ wọn àná wọ́n sì lò ní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

ìmìlẹ́gbà tí bàbá ń tọ́papòdà òun pẹ̀lú ọmọ rẹ̀ ní lọ mọ́kà wọ́n darí mọ́kà bọ̀ ní bàbá papòdà kò sì sẹ́nì kankan bẹ́ ọmọ rẹ̀ náà ní bẹ́ẹ̀bẹ́ ọmọ wa ń dààmú pé bóun ó sì ṣe ìtọ́jú bàbá àwọn ọwọ́ afasọ̀bọ̀ olójú nígbà tí ó sì sà lọ́mọ bá pojú ọ̀kan lọ́bá rí ẹnìkan tí ń bọ̀ nínú aṣọ funfun nìgẹ́ ẹgbà tó ń tọ̀ wọ́n tẹ bí òkú bàbá ìwò bọ̀ ní tọ̀ ń bá sí aṣọ kó lójú bàbá ẹ̀ ọwá bẹ̀ sí fọ́ra bàbá lójú fọ́ra bàbá lójú lójú bàbá àwọn bá sẹ́ funfun ojú yẹn sẹ́ funfun títí gbogbo ara náà tó ń bì mọ́lẹ̀ ìwọ tó ń fọ́ra bàbá mi lójú ta ní ọ̀dáhùn ta ní ọ̀dáhùn gbàtí ọ̀pẹ́ lọ́bá gbójókè lónìí ana habibu wa alidika èmi lọ́rẹ́ bàbá rẹ̀ alẹ́dí yusalli aláyà tí ń sàtàlátù fún ana muhammadu bin abdullah èmi ni muhammadu ọmọ abdullah tí bàbá rẹ̀ ma ń fàtàlátù ránṣẹ́ sí torí bàbá rẹ̀ iṣẹ́ ní ìdọ̀tí èmi tí ń fàtàlátù ránṣẹ́ sí ni mo wá wẹ̀ ni mo wá kírun sí lá ó ní bí òun ti rí tí arákùnrin náà lọ́nu àṣà ìnàbí muhammadu alaihi nígbàtí ó ń tọ̀hún tí ó tún bojú wò tí ó bojú rí ni ọ̀bá rí bàbá rẹ̀ lẹ́nu ànábì tí ó kírun sí ńlá ọ́sàdúwà fún ọba tẹ̀lé ọyà àti mímá ni ọ̀bá rí òkú ẹ̀mù ọwànà tíra tó sì níbi tó ní àwọn àkọọ́lẹ̀ pàtàkì gbogbo ẹ̀yin tẹ́ bá ń tọ́sà látú ẹ̀yin bàbá ẹ má fílẹ̀ o ẹ má dá àwọn kan tí wọ́n pé àsàlátù kíni mọ̀lídì kíni kìnìkan kíni ẹ má dá àwọn lóhun bá a bá yàwèrè nítorí àbí wèrè bọ́ọ̀lù òkúta nísìn ọ̀sẹ́ni tí ọ̀yà wèrè bọ́ọ̀lù nísìn àfàgbàlagbà tí àgbàlagbà kọ̀ọ̀kan ló lè kọ́ lẹ́nu ẹ̀ kọ́lọ̀ ọkà àwọn afárẹ́ wọ́n bá ti dàsùgbò bọ́ọ̀lù nísìn olóòjì ni àdáwò tó dẹ̀rù tó ya wèrè owó yọ́ lọjà látà ó ní ọ̀kọ́ dọ́jà agégi láàárọ̀ lágún mẹ́fà dájí ó sì dágún mọ́kànlá òrùgbó tó kú bàbá sì gbé pé kí lọ pa kò rí nǹkan kan pa ẹlòmí ya wá ya wèrè olóṣèlú wọ́n wá yọ́ jà títí yọ́ bá ya rẹ̀ jà yọ́ bẹ́ bí ẹjà tẹ́bá wá ní kíni wọ́n pẹ́ ó lè mọ́kọ́lá ó lè mọ́ rí plọ́ọ̀tù kan fún tí èkó mẹ́ ẹjá sílọ́n dáadáa ẹjá sílọ́n kárànkì ànábì dáadáa subhana rabbika al àwọn Abdul ولده قعت العافيات وفيه جلتي أنفى داود أنفى الله فارل الجيب وبعي فارل الجيب ملغوبا ọba olúwa yóò fi tọ́ sọ́yìn Apáradà sáìdá kò ní ìgbàyé, apáradà sáìdá kò ní ìgbàyé. Ìlá ìlàkàdíjá akọmlẹ̀ ìlàfì. Ìgbogbo wánà dáwọn lọ́pọ̀ta tọ́jú wà. Tẹ̀síbà àtẹ́ ọmọ fà. Ọlọ́fà bẹ́kẹ̀ sí. Rabbil izzati amma yasifun, wa salamun ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Amin.